نعم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرجو فلان الله سبحانه وتعالى لوري وعيد وعيد so ìdẹ̀ra láti pé ká tún kójọpọ̀ nírọ̀lẹ́ láti ṣe ara láǹfàní nínú ìwá ìmọ̀ ẹ̀sìn ìwá ìmọ̀ àkídà tó sì pé òun ni nǹkan alákọ̀ọ́kọ́ tó yẹ ká wá ìmọ̀ rẹ̀ ìmọ̀ tawhid ni pé tawhidul ma'arifa so wani tarjamatu rawi hadhihi al àti kàfáwa a tarjama ìgbésí ayé Abu Hatim àti Abu Zur'a ẹni tó wá kú báyìí ni pé ẹni tó wá gbà kíní ìganwà gangan tó jẹ́ ọmọ wọn Abu Hatim wọ́n ní tarjamatu rawi hadhihi al wọ́n ní al-imam al abu muhammad al-imam abu muhammad عبد الرحمن ابن أبي حاتم سوني عبد الرحمن ابن أبي حاتم سوني يوم أبو حاتم سو كين يوقع أبو حاتم أبو سفيان كين يوقع أبو حاتم <coughs> ها أه؟ نو أبو حاتم جنجن كين يوقع أبو حاتم جنجن فنعم تلقى أبو حاتم القفاء أبو معاوية كلك أبو حاتم إيه، شو أبو أبو تبا أبو ده so محمد بن إدريس so محمد بن إدريس أبو زرع كو أبو هود كلك أبو زرع عبيد الله بن عبد الكريم عبيد الله بن عبد الكريم so Ubaydullah ibn Abdul Karim so ó Ibn Abi Hatim ní Abu Muhammad Abdul Rahman. so Abdul Rahman ibn Muhammad ibn Idris oye so wani ismuhu wa kunyatuhu wani ó kọ wọn àti àkúnyà wọn wani huwa al-hafiz wani àwọn ni hafizo Abu Muhammad Abdurrahman ibn al-hafiz wani Abdurrahman ọmọ hafiz abi hatim hafiz tó pé abu hatim láwọn wọ́n ní muhammad ibn idris arrozi at-tamimi wọ́n ní mauliduhu wọ́n ní ọdún tí wọ́n bí wọn sanata 40 wa mi'atayn tafassah as-suna sanata 40 wa mi'atayn wọ́n bí wọn ní ọdún 240 so wọ́n bí wọn ní ọdún 240 240 talabuhu lil ilmi 240 hijra so wọ́n ní ọdún wọn ni bàbá wọn bí wọn báyìí ọmọ ọdún mélòó ni wọ́n wà nígbàtí bàbá wọn bí wọn hmm? nígbàtí wọ́n bí bàbá wọn ní sanata khamsin wa tis'ina wọ́n wà ní ẹ̀ṣọ́ so tó bá wọn já 195 wọ́n bí bàbá wọn àbí ok wọ́n ni talabuhu ilmi wa rihlatuhu fihi so wọ́n ni laqad shara'a abu muhammad wọ́n ni abu muhammad bẹ̀rẹ̀ fi talab ala abihi láti ma wá ìmọ̀ lọ́dọ̀ bàbá wọn wa abi zur'a àti lọ́tọ̀dọ̀ abi zur'a wa ghayrihima min muhaddithi ar-ra'y wọ́n ni àtà àwọn mìíràn nínú àwọn tán jẹ́ àfá aládìsì ìlú ra'y thumma istahabahu wọ́n ní àwọn tún bá bàbá wọn wọ́n bá wọn sìnrìn àjò ìwá ìmọ̀ wa huwa lam yahtalim ba'd wọ́n ní kódà wọn ò tí bàlágà ńgbà náà wọ́n ní thumma kharaja fi rihlati bi nafsihi wọ́n ní yàtọ̀ sí pé wọ́n bá bàbá wọn sìnrìn àjò ìwá mọ̀ àwọn gangan so tí ó sì pé à máa dúró àwọn in tí mi bá bàbá lọ kékí so gbogbo wà tó bá bàbá lọ sí ìdára kan ma oyi so but àpẹẹrẹ ni tó nìkan ṣe yẹn pé thumma kharaja fi rihlati bi nafsihi wọ́n ni wọ́n jáde láti wá ìmọ̀ fún àwọn thalatha marrat lẹ́ẹ̀mẹ́ta ila buldani shatta sí àwọn ìlú oríṣiríṣi wọ́n ni al-Hijaz wọ́n lọ sí Hijaz wọ́n ní waljibal waljazira wa ghayriha wọ́n ní àti àwọn abòmínà wọ́n ní wa qad balagha bihi al-hirsu ala al-ilmi wọ́n ní ìlójúkòkòrò lórí ìmọ̀ wọ́n ní ó bá wọn dé annahu kana yaqra'u ní pé wọ́n ma ń ká ala abihi wọ́n ma ń ká tíra fún bàbá wọn ala kulli had ní gbogbo sí sí tí bàbá wọn wà ní wọ́n ní qala ahmadu raqam wọ́n ní sa'altu abdurrahman عن اتفاق كثرة السماع له wọ́n ní òun bí Abdurrahman nípa pé bó ṣe ṣe pé ó gbọ́ nǹkan tó pọ̀ gan wa su'alatihi min abihi àti àpọ̀lọpọ̀ àwọn ìbéèrè tó rí bíbí bàbá rẹ̀ faqala ó wá sọ pé rubbama kana ya'kul ó ní ó lè máa fa aqrahu alayhi ma ma ká wa yamshi yóò wa aqrahu alayhi ma dẹ̀ ma ká wa yadkhulu al-khala' yóò tún wọ ilé ìgbọ̀nsẹ̀ wa aqrahu alayhi àwọn tún máa ká fún so wa yadkhulu al-bayta wọ́n ni fi talabi shay wọ́n ni wọ́n tún lè wọlé láti pé kankan wá mún kankan wa aqrahu alayhi àwọn tún máa ká àwọn máa ká fún wọn wọ́n ni wa qad baqiya bi wà ní ولم يأقل مرقى ولشغله بمجالس الشيوخ so kina gba lérò pẹ̀lú markan bí i wọ́n ní lè ṣúgbòlì hì bí majalisi shuyukh wọ́n ní pẹ̀lú bọ́n ṣe bízi pẹ̀lú ti àwọn ìjòkó àwọn afá bí nahar lọ́sàn wọ́n naskhi àti kí wọ́n máa kọ́pí àwọn tíra tó láyé gbẹ̀yẹn ọ̀nà méjì náà ni yálà kí wọ́n gangan kó jókòó kó ṣe kíni kó kọ́pí tíra fúnra àbí kíyàn sanwó fáwọn kíni àwọn nusakh so tí yàn bá ti lówó tí ó san yóò ṣe kíni yóò kọ tíra so ní wal nasakh wọ́n ní wal mu'arada wọ́n ní àti pé tún wọ́n máa revise àbí ká máa compare bil layl lóru wọ́n ní dhikru ba'di shuyukhihi wọ́n ní ìdákọ̀ apákanú àwọn àfá wọn wọ́n abu muhammad abahu wọ́n ní wọ́n gba ìmọ̀látọ̀rọ̀ bàbá wọn ومحمد ابن مسلم ومحمد ابن مسلم so ابن وارا وني أتي محمد بن مسلم ابن وارا وني وأبا زرعة وبا إمنا لا تدى أبو زرعة وني والحسن ابن عرفة وني أتي حسن ابن عرفة وني والحجاج ابن الشاعر وني وأحمد ابن سنان القطان وني وأبا سعيد الأشج وني ويونس ابن عبد الأعلى ẹ̀rì pé àwọn àfá àwọn míì náà nínú àwọn tó ń dákọ̀ yí àwọn àfá bàbá wọn náà wọ́n ni wa bahru ibn nasr al-khawlani wa ibn abdul hakam wal muzani wa ibn akhi ibn wọ́n ni àti òǹkà tó pọ̀ wọ́n ni dhikru ba'di man rawa anhu wọ́n ni ìdákọ̀ apákà àwọn èèyàn tí wọ́n tí wọ́n gbà mẹ́ lọ́dọ̀ Abu Zur'a rawa anhu al-Husayn ibn Ali Husaynik at-Tamimi wọ́n ní Abu Shaykh wọ́n ní Ali ibn Abdul Aziz ibn Mardak wọ́n ní wa Abu al-Qasim al-Faqih wa Abu Ali al-Asbahani wọ́n ní wa Ibrahim an-Nasrabadhi wọ́n ni wa Ali ibn Muhammad al-Qassar wọ́n ni wa akharun wọ́n ni mu'allafatuhu wọ́n ni àwọn tírà tí wọ́n kọ wọ́n ni allafa abu Muhammad wọ́n ni abu Muhammad kọ kutuban kathira wọ́n ni àwọn tírà tó pọ̀ fi fununin idda níbi àwọn ẹ̀tún tó pọ̀ gan wọ́n fa allafa al-musnad wọ́n ni al-musnad wọ́n wa zuhd wọ́n ni wọ́n وزهد الثمانية من التابعين وني وقتل زهد الثمانية من التابعين bóyá tíra tó ní ṣe pẹ̀lú zuhd náà ni so ẹ̀rí pé àwọn afábáyì kò fẹ́ sí tí ó fẹ́ kọ tíra nípa zuhd so nípa zuhd ìráyísá ìráyísá wọ́n ní tíra aljarhu wa ta'adil so tíra aljarhu wa ta'adil so tíra aljarhu wa ta'adil yìí a in tó wà ń parẹ̀ ní pé ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ tíra yìí ni alimamul bukhari ọ̀nà ni tarihul kabir ti alimamul bukhari so abu zur'a àti abu abu hatim so wọ́n fi àwọn nǹkan kọ̀ọ̀kọ́ kún tarikhul kabira al-imam al-bukhari so wọ́n ṣe àwọn wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfàní ń bẹ nínú tírà yẹn gan so bákan náà wọ́n fi àwọn nǹkan kọ̀ọ̀kan kún so ẹni tó wá parí rẹ̀ lẹ́yìn wọn tó tún fi àwọn su'alati tó tún bí wọ́n tó tún fi sí so náà ni a ibn abi hatim so ló wá di kíni ló wá di aljarhu wa ta'dil wọ́n wa taqdimatuhu wọ́n ni muqaddima jarhu wa ta'dili wọ́n ni ar-raddu ala al-jahmiyya so wọ́n kọ tí ar-raddu ala al-jahmiyya ẹ̀rọ àwọn afá so àwọn bídá tó wá wà lásìkò àwọn afá àwọn afá ọ̀nà rí pé tọ́ kémi náà rí nǹkan contribute sí so tó ní wọ́n gbà pé kí ni ní tẹ́yàn fi rẹ̀ sí ọlọ́wọ́ bá lọ́wọ́ ni so wọ́n níwò pé à ah, tíra pọ̀ tán ti kọ fáwọn wọ́n ló dá lórí bí wọ́n ṣe bí wọ́n ṣe bí ma wọ́n ṣe jíndò tó nínú súnnà walahu at-tafsir wọ́n ni wọ́n tún ní tíra at-tafsir wọ́n ni qala fihi ibn kathir wọ́n ni ibn kathir sọ nípa tíra tafsir pé ishtamala ala naqli kamil wọ́n ni ẹgbàwá الذي يربي فيه الذي يربي فيه على تفسير ابن جرير وغيره من المفسرين èyí tó ṣe pé àwọn rí wọ́n gbà wá sínú bẹ̀ láti tafsir ibn jarir àtàwọn ìmìnà nínú àwọn mufassirin walahu ilalul hadith wọ́n ni wọ́n tún ní tíra tánpẹ̀ ní ilalul hadith wọ́n tún ní tíra manaqibu shafi'i wa adabihi so tíra àwọn manaqibu so àwọn tí àwọn afáàmọ́ nǹkan tí àwọn na manaqib láti fi sàlàyé ọlá àwọn salaf so manaqibu limami ahmad manaqibu shafi'i so manaqibu imam so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn olùmọ̀ wọ́n ní al-marasil wọ́n ní wọ́n ní tíra kan tán pè ní al-marasil wọ́n ní wa ghayruha so ọ̀pọ̀lọpọ̀ àwọn al-marasil àwọn riwayati àwọn àwọn tabi'un so wọ́n ní sana'ul ulama'i alayhi wọ́n ní ẹ̀yìn àwọn olùmọ̀lé wọn lórí fi dinihi wa ilmihi nípa ẹ̀sìn wọn àti ìmọ̀ wọn wọ́n ní qala Ali ibn Ahmad al-Fardi wọ́n ní Ali ibn Ahmad ó sọ pé ma ra'aytu ahadan ọ̀wọ́n rẹ̀ ní nínú àwọn wọ́n ni wa kuntu mulaziman lahu muddatan tawila wọ́n ni àwọn sì jẹ́ ni tí wọ́n bá wọn ṣe fún ìgbà tó pẹ́ gan fama ra'aytuhu illa ala watiratin wahida wọ́n ni orí ìpele kanáà làwọn mọ̀ wọ́n yálà yìí tí ma ń dáàbò bo ara wọn ni wọ́n wọ́n ni wà dínìhì àti ẹ̀sìn wọn wà maru àtìhì àti ìjọmọlúwàbí wọn so kíyàn ròyìn yẹ báyìí wọ́n ni wà qala Maslamatu ibn Qasim wọ́n ni kana thiqatan wọ́n ni jalila al-qadri azima al-dhikri wọ́n ni ni níbi ìrántí àwọn ni imamun min a'immati khurasan wọ́n ni àgbà ni wọ́n nínú àwọn àgbà khurasan wa kana mimman yurhalu ilayhi nínú àwọn tí yàn máa ń ṣe ní àjò lọ́bá ni ṣe hàn pé kìí ṣe gbogbo yàn náà lè yàn ṣe ní àjò lọ́bá but àwọn salaf kò bá sí pé hadith ẹyọ kẹ́ tí wọ́n mọ̀ so wọ́n but ẹni tí yàn ṣe ní àjò lọ́bá ni abu ah, wani qala abu ya'la al-khalili wani akhadha ilma abihi wani wọ́n gba ìmá bàbá wọn wa abi zur'a àti ìmá abu zur'a wani wa kana bahran fil ulum wani wọ́n jẹ́ àgbànlá omi wani nínú ìmá wani wa ma'rifati rijal àti ìdá àwọn tó gba ẹgbàwà mọ̀ wọ́n dá mẹ́dáadáa wani sannafa fil fiqhi wọ́n kọ tírà nípa fiqh wàktíláfi sọ̀hábàtì wọ́n ni àti ìyapa àwọn sọ̀hábà wà tàbí'in àti àwọn tàbí'in wà ulama il amsar àti àwọn olùmọ̀ àwọn ìlú wọ́n ni wàkọ́lá zahabi wọ́n ni zahabi sọ pé alimamu alhafiz naqid wọ́n ni agbafa wọ́n ni alhafiz annaqid wọ́n ni olùyẹfífíní olùyẹwò so àsíkíyàn jẹ́ naqid naqidu riwaya so àti nǹkan tó jẹ́ àkílòkọ̀ rẹ̀ nǹkan yìí ni so madihu ni so ẹni tó jẹ́ naqid so ẹni tó jẹ́ naqid pẹ̀lú ma ní o oye so wọ́n ni annaqid kẹsẹ pé mo fẹ́ ṣe nákidu ara o pé mo fẹ́ ṣe nákidu so ẹni tí ò tí rí gbólóhùn nákidu ṣe dọ́pù rẹ̀ wọ́n ló fẹ́ ṣe kíni so wọ́n ni qala ibn kathir wọ́n ni ibn kathir sọ pé kana minal minal ibadati wọ́n ni wọ́n jẹ́ nínú ìjọsìn o wàzàhádàtì àti ìráyísá wàlwàrọ̀ì àti ní ìkóradó ìlásàjẹ wàlhìfdì àti ìhánkẹ wàlkaromat àti àwọn pẹ́lẹ́ àti àbí àwọn karomat àwọn àrísẹ́mà so alkathirati almashhura àtúpọ̀ tó gbajúmọ̀ ala kabir ní orísìírísìí abala àbí ní abala tó tóbi rahimahullahu ta'ala wa akrama mathwah kọ́nà ọba kó pọ́n ibùsùn rẹ̀ kó pọ́nlé wọ́n ni ba'du ma uthira anhu wọ́n ni apá kan àwọn nǹkan tí wọ́n gbà wá ní àtọ̀dọ̀ wọn wọ́n ni qala rahimahullah wọ́n ni wọ́n sọ pé lam yada'ani àti ìgbà táwọn tó ka Qur'an ala al ibn Shadhan so àwọn àwọn kọ́ Qur'an lọ́dọ̀ Fadl ibn Shadhan thumma katabtu al-hadith olè wọ́n fi ń kọ́ wọn ní at-tadarruj fil ilmi ní pé kọ́kọ́ parí ìkẹ́kọ́ tó lọ síbì kaná bákaná ilé ìmọ̀ bí ikhlas torí pé nígbà yẹn kíyàn á hadith kíyàn níma hadith wọn ni wọ́n fi ń gbáyàn láàfà so bàbá wọn ní pé hadith náà ni wọ́n náà tètè bọ́ sí o so kí wọ́n náà bọ́ sáàdì sí ikọ̀ máa ara pé wọ́n náà rin ojú ọ̀nà rin bó ṣe tọ́ ọ̀yí so ilé iná ìyá ẹlòmí ma ń sàṣìṣe pé kí ẹ ma kánjú fọ́mọ tí ó wá ní sí ìkìláàsì níbi ìmọ̀ rí ọmọ ọ̀yí kí ẹ ma kánjú fọ́mọ pé àánú o in tó ṣe mí ọ̀bọ̀lọ̀ sọmọ mi ọ̀yí so in tí wọ́n ní wọ́n máa ń sọ pé bi rahatil jismi ní pé èyàn ò lè rí ìmà pẹ̀lú kíyàn máa sinmi ṣe rọ́rọ̀ ẹn tó kọ́kọ́ sọ ni Yahya ibn Abi Kathir so Yahya ibn Abi Kathir so àwọn kọ́kọ́ sọ̀rọ̀ ipé la yustata'u al-ilmu bi rahatil jismi kọ́lá so la yustata'u al-ilmu so inú sahihu muslim ló so la yustatahu al-ilmu bi rahati al-jismi èyàn ò lè rí ìmọ̀ pẹ̀lú kí a máa ṣe kíni kí a máa sinmi kí a máa sinmi kí a máa farala lẹ́nu pẹ̀ máa ha máa ha oye mo ti a fẹ́ ha gan so àwọn mọ̀ṣá yóò kà tún fi àwọn alárọ́wá sí àwọn mọ̀ṣákìl àbí àwọn ṣàwágìl kan ustaz àwọn ṣàwágìl kan ló ṣàgálà mi oye so àwọn tọ́ àmì ni so <laughs> oye so gbogbo àwọn kẹwàá yẹn pé kí a máa sinmi kò èyàn lè rí pẹ̀lú rẹ̀ o wọ́lá yẹn máa ń lálà síbi ìwà ni àtọ̀sán àtòru ihá kíkà bíbọ́yé wíwá mọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ oye so máa a ẹ̀ẹ̀lẹ̀ rẹ̀ nìkan tí ń rí lè wá ìmọ̀ lódodo ń tòótọ́ kó ṣe pé ìsinmi ó pọnú ọ̀rọ̀ rẹ̀ vacation ní kwà oye ma wo bọ́ọ̀lù so ma wo bọ́ọ̀lù ma tábà bọ́ọ̀lù pé òun fọ́lù ẹni o wípé à pé òun ò fẹ́ tẹ́nìkan wà á sẹ̀ mọ́ sọmọ́ ṣe gbá fóun ní pé bó wá ṣe lọ lọ́fẹ́ mọ́ ń wò pé kóhun fílì ẹni kóhun mọ́ fílì bọ́ọ̀lù báhùn lásìkò tán gbà so ẹ ti mọ̀ pé eléyìí yìí kan wà lè kéwù ni so ẹ fún lọ́dún mẹ́ta so wọ́n ní ẹ̀ ní padà rí mọ́ so àyàfi tó bá ṣe kíni àyàfi tó bá ju gbogbo àwọn kíni yẹn lẹ̀ so wọ́n ní wọ́n ní kọ́lá abubakri so in tẹ́lẹ̀ wá sí pé kíyàn ní sọ́rọ̀ mẹ́gẹ so kìí ṣe pé kíyàn kà máa sùn لكن ابن البرج صح آه، احتفل للعلم ابي بولس صح سو كان كان كان كان وهجر النوم وحصله فمن آه، وهجر وهجر النوم وحصله فمن يعرف المطلوب يحقر ما بذل سو وهجر النوم باونوتي kíyàn ká máa sun ìsun ìsun fìtínà oye máa sun láti ìgbàtílẹ̀ ẹmá dìgbàtílẹ̀ ẹmá oye dúdú kèé fẹ́ rí dúdú lójú rárá gbogbo dúdú oorun ni oye àárá o so wahjuri an-nawma wa hasilhu faman kíyàn mú díẹ̀ nú oorun ya'rifil matluba ẹni tó bá mọ̀ nǹkan tí tí yàn bá mọ̀ yí nǹkan tí yàn wá èyàn ó kéré nǹkan tí èyàn ná fún oye wani wakọ́lá abubakar muhammad ibn mahrawaihi arghazi wani sami'tu ali ibn al-husayn wani ibn al-junayd yaqul sami'tu yahya ibn ma'in wani yaqul inna la nat'anu fi aqwamin wani yahya ibn ma'in sọ rihalahum fil jannati bóyá wọ́n ti ẹ̀ ti gbé àwọn ti gbé ẹrù wọn wọ́n ti gbé ẹrù sáàlì janna mundhu akthara min mi'atay sana láti nǹkan tó sì lé ní 200 years Allahu akbar ẹwọ ẹwọ ọ̀rọ̀ yìí bọ̀ só yìí kọdí àwọn ulama hadith láti má bẹnu àtẹ́lù wọn kó kọdí wọn torí ẹ̀sìn Ọlọ́run bá ju ẹni ẹ lọ pé à ah, ó lè ti wà janna o ẹmọ̀ pé tẹ́lòmí náà sọ ni pé ẹni tẹ́ mọ̀ bóyá ti wà náà jẹ́nà tí wọ́n ò tí ìmọ̀bí tó já sí ṣẹlùmínà àwọn bẹ̀rẹ̀ pé èè eh, tó tọ́ ni o so alimamu Yahya ibn Ma'in yìí àwọn ni agbánu kọ́ọ̀dù tó má ní èyàn bẹnu àtẹ́lúyàn alimamu Yahya ibn Ma'in ni gbogbo rọ́wí tẹ́sẹ̀ tí tẹbá ti wá rọ́wí títí tẹbá ti rẹ́ tó sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ̀sà lọ wo so yí táwọn èyàn fi kórìíra àwọn èyàn kórìíra alimamu Yahya ibn Ma'in gan nítorí pé kíni kò sí rọ́wí tó jẹ́ tí ó gbádùn ẹ wo al-Karabisi ọ̀rọ̀ alimami Yahya ibn Ma'in ló le jù lórí al-Karabisi kódà wọ́n sí pè fún pé la'anahu Allah ní pé àkọ́nà kó sẹ́bílé sẹ́wọ̀n kẹ́ so sẹ́wọ̀n àwọn gan wọ́n bóyá wọ́n ti àwọn ti gbẹ́rù sáàlì jẹ́nà mọ́ndọ̀ aktharo min mi'ati sana ní tó ti lé ní 200 years oye so wọ́n ni qala ibnu mahrowaihi wọ́n ni fadakhaltu ala ibn abi hatim so wọ́n ni tíra aljarh wa ta'dili wọ́n ni fahaddathuhu bi hadha wọ́n ni àwọn wá sọ̀rọ̀ Yahya ibn Ma'in ni àwọn sọ fún wọ́n ni fabaka wọ́n ni wá sọkún wàrùtádà àti yàdáhù wọ́n ni ọwọ́ wọn méjèèjì gbọ́n wọ́n ni wọ́n sunkún alkitab títí tíra fi sekí ni fi bọ́rọ̀ wọn oye okay wọ́n ni wàjá alayẹ́bìkì wọ́n ni wọ́n sunkún wàyẹ̀stàídù ní alhikaya wọ́n sì wọ́n bèèrè lọ́rọ̀ mi pé kí n tún hikaya yẹn kí n tún sọ kí n tún ẹgbàwọ̀n yẹn kí n tún sọ wọ́n bèèrè lọ́rọ̀ mi kí n tún sọ oye so the fact pé èyàn ń sisí ọlọ́run ọba gan èyàn ò gbọ́dọ̀ nígbóyà èyàn gbọ́dọ̀ máa ní pé ah

àyẹ́ ma le fọ́lọ̀wọ̀ bá subhanahu wa ta'ala oun ló ṣẹlẹ̀ pẹ̀lú ibn abi hatim yìí pé ah tótọ́ ma ní àwọn ẹni yìí Elu tótọ́ ẹlòmíyìn tẹ́yàn fi mú kéèsẹ́ pé bóyá ẹ̀sìn rẹ̀ ní àbí nkankan látara ìhá nkan ha na ni so ha ha n'i ma ha ta táwọn sì fi dáàbòbò ẹ̀sìn ni tó sì pé bóyá ní eré ní so ẹwùn kẹ so èyí o mọ̀ páyà èyí kò sínú ìṣesí àwọn sálàfù pé èyàn máa ń dára rẹ̀ lójú gan pé à ah, ah, má bá wa sọ o iṣẹ́ Ọlọ́run là ń ṣe ó dá wa lójú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni yes kò sí máa ń nírẹ̀lẹ̀ èyàn máa ń nírẹ̀lẹ̀ gbogbo ẹni tí pé kíníkà kíníkà pé à ah, ibi táyé rẹ̀ ó tán sí ìwọ́mọ̀ yìí ibi tó ń bá lọ yìí gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ báyìí kí wọ́n parí rọrùn oye ìdíyàn kàmọ́ sọ ní ìdíyàn kàmọ́ sọ ní pé èyàn ní sọ pé ó dá mi lójú pé ń parí rọrùn o àbí èyàn no èyàn mọ̀ fàrámà ní sọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run gbogbo ẹ̀wà èyàn sì ń bẹ Ọlọ́run kó jẹ́ ìkláàsì ní ẹbí ń ṣe so èyàn gbọ́dọ̀ ní ìrẹ̀lẹ̀ gan èyàn gbọ́dọ̀ ní ìrẹ̀lẹ̀ gan pẹ̀lú Ọlọ́run ọba gan so ilé ìrọ̀lọ́run ọba máa fi ń ṣàánú yàn wọ́n ni wafatuhu wọ́n ni torí kọ́lá ẹwà àwọn ulamahul hadith ẹwà mọ́ sí ma ń ṣe ẹwà alimamul bukhari ẹwà alimami ahmed alimam bukhari sọ pé àwọn àwọn kan lọ́dọ̀ Ọlọ́run ọba pé ẹnìkan ò ní wá lọ́jọ́ gbíǹde kó wá mọ́ àwọn pé ó ṣe gíbà wọn sẹ́wọ̀n kẹ́ wọn ò sọ pé ẹ àìsànṣẹ́ torí Ọlọ́run ọba nìna wọ́n wá ní pé kó wá bá lọ́wájú ọlọ́run bá pé àyẹni yìí ṣe gíbà ní gẹ́sẹ̀ pé à ń ṣe gíbà ní torí ọlọ́run nínà wó kí ni kò sí kò sí jọ má wọ́rí oye àánú ara èyí ma nírẹ̀lẹ̀ fọ́nà wọn bá ní wọ́n ni wafatuhu wọ́n ni ikú ibn abi hatim wọ́n ni mata abu muhammad wọ́n 27 wọ́n 300 wọ́n ni wà kọ́dà kọ́rọ̀bà 90 wọ́n ni wọ́n kú ní 327 ah, wọ́n ni wọ́n ti tó 90 years nígbàtán kú wọ́n súnmọ́ 90 years sẹ́wọ́ ẹwà àwọn olùmọ̀ ẹwà àwọn olùmọ̀ ọgbọ́lọ́wọ́ bá ṣe kí wọn pẹ̀lú ẹ̀mí gúngùn àti iṣẹ́ tó dáa yẹ́bà nẹ́bì sallallahu so kẹ ẹlòmí ó ti dàgbà irun ti funfun nárẹ́bẹ̀tì náà ní ṣekí so pẹ̀lú tirikọ́ta oye so àbí àwọn wà pálapàla tó yẹ tí ọmọdé mi gan ti ń sá fún gan ni wọ́n lòun mọ̀ dàyàkọ pé àánú ó kún lè nárẹ́bẹ̀tì ní pé so gbogbo àwọn irúwà báyìí so ká tó bọ́ sí bí àtàrífò ká mọ̀ nípa tírà yìí àti ibi tán ti mú wá ẹ jẹ́ ká so in tó ṣe ṣarhu rẹ̀ tí àwọn sàláìsí lónìí kọ́nàwà kó kẹ́ wọn sí inú kẹ́ rẹ̀ kọ́nàwà kó gbà wọn lẹ́rù rẹ̀ kó ṣe àforíjì wọn so so Hilal ibn Khabab nínú sunanu Darimi wọ́n ni ó ní sa'altu Sa'id ibn Jubayr wọ́n ni àwọn bí Sa'id ibn Jubayr wọ́n ni Aba Abdillah wọ́n ni máa alamatu halakin nas kí ni àpẹẹrẹ pé àwọn èèyàn ti fẹ́ parun kí ni àpẹẹrẹ pé à ah, ìparun ti dé báwọn èèyàn o so wọ́n ni idha halaka ulama'uhum táwọn olùmọ̀ bá ti táwọn olùmọ̀ bá ti kú àpẹẹrẹ pé àwọn èèyàn ti ń parun ni so àpẹẹrẹ ìparun ni fáwọn èèyàn so nǹkan tó yẹ kó ma bàyẹn nú jẹ́ ni so ní pé àwọn olùmọ̀ ń lọ so torí pẹ̀lú lílọ àwọn olùmọ̀ bẹ́ẹ̀ ni ma ṣe ń lọ nítorí wọ́n bá sì ń fi wọ́n dí nǹkan tó pọ̀ gan ni nǹkan tó pọ̀ gan nǹkan tó pọ̀ gan ni so in tó fi ṣe pé gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ súnnà gẹ́gẹ́ bí ṣe alimamul Fudayli so ní pé tán bá fún òun ní rompa ẹnìkan tó kú alimama Ayyub so tó bá fún òun ní ìró ẹnìkan nípa ẹnìkan tó bíbà pé àwọn sófo ara àwọn kan ni ọ̀yí àwọn sófo ara àwọn kan bíbà pé ara àwọn kan òun ló sọnù báyìí so nǹkan tó yẹ kó dẹ́rùbà yẹn gan ni nǹkan tó yẹ kó dẹ́rùbà yẹn torí yẹn náà mọ̀ gbogbo àwọn àǹfààní tí gbogbo ayé ń ṣe nínú ìmọ̀ àwọn àfáà nínú mọ̀ wọn nínú tọ́sọ́nà wọn nínú ìdáàbòbò ẹ̀sìn ìdáàbòbò súnnà nẹ́bì wọn ìyẹn ma àǹfààní táyé tí gbogbo ayé gangan ṣe nípa nípa rẹ̀ so àti ìdẹ́rùbà tọ́lọ́wọ́ bá ń fi sí àwọn ọ̀tẹ́ẹ̀sì lẹ́mì ní tọ́ má ti gbókọ àwọn àfáà yìí báyìí ẹlòmí ó fẹ́ lè bínú fàyà èpè ní ẹlòmí wọn fi ń so látara pé kíni liyaghiza bihimul mubtadi'a so ọlọ́wọ́ bá ń fi wọ́n bí ni oye so ah, ẹjíká Ubayd ibn Abdullah al-Jabir wọ́n ni ó kọ́ wọn wọ́n ni a lórí lórí mawqi' àwọn gangani tarjama yíwa so lórí website wọ́n ni a tarjama yíwa wọ́n ni ismuhu wa nasabuhu wọ́n ni ó kọ́ wọn àti ìran wọn wọ́n ni huwa shaykhul allama wọ́n ni àwọn ni shaykh olùmọ́lánlá Ubayd ibn Abdullah wọ́n ni Ubayd ibn Abdullah ibn Sulaiman al wọ́n ni al wọ́n ní wa banu jabir wọ́n ní a ìdílé banu jabir yóò ìdílé banu jabir yóò min qaba'il harb al-hijaz nínú àwọn ìdílé harb ti hijazin tó wà ní hijaz wọ́n ní nash'atuhu wa hayatuhu al-ilmiyya wọ́n ní ìdàgbà wọn àti ìsẹ̀mí wọn lórí mọ̀ wọ́n ní kanat wiladatuhu fi baldati al-faqir wọ́n ní ìlú tí wọ́n bí wọn sí ní ìlú tán pé ó kọ̀rọ̀ ní al-faqir min wadi al-far'i nínú àwọn gọ́fánẹ́tì ibi tán pè ní al-far'i nínú àwọn agbègbè ibi tán tún mọ̀ sí al-far'i ni wọ́n ní mantiqati al-madina madina annabawiyya so madina tannabi wa dhalika 'am eléyìí ní ọdún 1357 hijiriya wọ́n ní wà fi am ní ọdún 1365 intaqala ma'a walidihi wọ́n ní àwọn àti bàbá wọn wọ́n lọ ila mahdi dhahab wọ́n ní lọ sí ààyè gold so bóyá gold center bí nkẹni so wà wọ́n náà talaqqa àbí bóyá bí ìlú eh, bóyá bí kanáà ń pè bá ìjáre okay so mahadu dhahab so bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọ́n ni wà hunaka talaqqa marahila ta'alim al'ula wọ́n ni ibẹ̀ náà ti gba àwọn ìpele ìmá alákọ̀ọ́kọ́ wọ́n ni wà kana umruhu so wọ́n ni ọmọ ọdún wọn bayna as-sabi'a láàrin ọmọ ọdún méje awi thaminati taqriban àbí ọmọ ọdún mẹ́jọ ni so in tó súnmọ́ nìyẹn láàrin ọmọ ọdún méje sí mẹ́jọ ni wọ́n wọn wọ bíbà wọ́n ni wà sábàb wọ́n ni ìdí ni pé annawalidahu ní pé bàbá wọn zahaba lil amali fi mahdi zahab wọ́n ni wọ́n lọ láti lọ ṣiṣẹ́ ní àyè tẹ́ ń pè ní mahdi zahabi wọ́n ni wà kana ma'ahu walidatuhu wọ́n ni ìyá náà wà pẹ̀lú wọn wa akhun àti ọmọ ìyá wọ́n ni wà baqiya fi mahdi zahab wọ́n ní wọ́n wà ní mahadu zahabi samaniyata sanawat fún ọdún mẹ́jọ dárọsa awwala ta'alimi libtida'i wọ́n ní a primary school wọn primary education wọn wọ́n ní ibẹ̀ ni wọ́n ti kọ́ minasanati al'ula ila thalitha láti aláwọ̀kọ́ lọ sí level ẹlẹ́kẹta thumma ba'dahu raja'a ila wadi al lẹ́yìn náà wọ́n padà lọ sí wadi al-fara ìlú tán ti wá wọ́n ni jama'u ba'd az-zad wọ́n ni wọ́n kó wọ́n rí àwọn wọ́n kó àwọn nǹkan kan jọ nínú nǹkan ìrìnàjò thumma makatha fi qaryatin ukhra lẹ́yìn náà wọ́n dó sí àwọn ìlú mìíràn wọ́n ni wà fi àmì 1376 hijiriya wọ́n ni ní ọdún 1376 oye so wọ́n ti pé ọmọ ọdún mélòó báyìí so ọmọ 19 years ni wọ́n báyìí so wọ́n bí wọ́n ní 1357 àbí so so 1376 Say 19 years náà ni 19 years 19 years náà ni wọ́n ní istaqarra bil madina wọ́n ní wọ́n dó sí ìlú madina wọ́n ní a àìlíyà wọ́n ní àti nítorí àwọn ṣẹ́ tó ní ṣe nítorí àwọn ṣẹ́ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ fámílì wọn wọ́n ní inqata'a àní dirasati wọ́n ní wọ́n rí bí continue ẹ̀kọ́ lè fatratin min az-zaman fún àwọn ìgbà díẹ̀ thumma fi sanati 1381 hijriya wọ́n ní ní ọdún 1381 ista'nafa dirasa wọ́n tún continue ìwá ìmọ̀ wọn padà ìkẹ́kọ̀ọ́ padà bad'an bi daril hadithi almadaniya wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ láti darul hadith tó wà ní Madina wọ́n ní wa qad iltaqa bi Shaykh Umar wọ́n ní wọ́n pàdé pẹ̀lú sheikh umar sheikh umar wọ́n sọ so wọ́n ní wà kọ́ ah, sheikh umar alfallata sheikh umar muhammad alfallata wọ́n ní wà qad imtahana sheikh wọ́n ní wà qad imtahana sheikh àbí wà qad imtahana sheikh wọ́n ní wọ́n tẹ́stì sheikh ubayd aljabiri likay yuqbal nítorí kan bá fi lè accept wọn wọ́n ni fa'ajaba bi sheikh wọ́n ni ìmọ̀ sheikh jọ wọn lójú gan látara bá torí wọ́n ròyìn sheikh Ubaydi pé sheikh Ubaydi lè hàn kankan kódà ẹ mọ̀ pé sheikh Ubaydi lè hàn kankan tí sheikh Ubaydi bá ń ṣe tí ẹ bá mọ́ ń gbọ́ àwọn dùrúsù wọn sheikh Ubaydi máa ń ka àwọn àtharu wọ́n máa ń ka ìgbà olójókó síwájú àwọn kìbáwọn òun náà ọ̀yẹ́ so so ní pé ibi tó ti ń sọ ẹ̀nìyàn ti kíni lèyàn ti ha látara bí wọ́n ti bọ́lọ̀ sí fún wọn ní ẹ̀fùtò tó sẹ́kì wọ́n ma ń da àfáàrù lẹ̀ gan wọ́n ma ń da so but èyí ó rí pé wọn òwe fún so látara kíni látara tí wọ́n ti so so ó ni tí ha àkọ́ àṣírí o wọ́n ni súnmà fi sánata àwọn ni wa thumma iltahaqa wọ́n ní lẹ́yìn náà wọ́n kójọpọ̀ abil mahadi al-ilmi wọ́n ní pẹ̀lú sẹ́ntà ìmà ok wọ́n ní wa baqiya fihi khamsatu sanawat wọ́n ní wọ́n wà ń bẹ̀ fún ọdún márùn-ún wọ́n ní wal wọ́n ní sẹ́ntà yóò kana tabi'an lil idarati al wọ́n ní wọ́n tẹ̀lé àwọn central directory ni walma'ahid àti central centers so tó bá make sense man. wọ́n ní watazawwaja ba'da takharujihi wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n kò ní al-mahad al-ilmi òun ni wọ́n fẹ́yàwó ẹ̀rí nǹkan báyìí so 1381 ni o 1381 ni sheikh ni wọ́n join rẹ̀ so ìbàtán dẹ̀ so join so láàrin 3081 yẹn around that time ni wọ́n ṣe kíni bóyá after that time jari so ni wọ́n ṣe kíni oh comes out to sanawat 1381 plus 5 1386 nù ok 1386 ọmọdún mẹ́wòó ló ni wọ́n báyẹn ẹ́ 29 ẹ̀wùn kan báwọn sẹ́wùn kan ẹ̀rùmí ti gbó ọyẹ́ sẹ́rùmí ti gbó àti pé àwọn tún ṣe kíni àwọn tún wá ìmọ̀ wọ́n tún ṣiṣẹ́ fáwọn fámílì wọn ọ̀yẹ́ wọ́n tún ń gbá ìmọ̀ wọ́n tún ṣiṣẹ́ fáwọn fámílì ẹlòmí ò nímọ̀ tí ó wà kò sì níṣẹ́ tí ó ṣe kíni kò níṣẹ́ tí ó ṣe fún fámílì àmọ́ ẹ má bá sọ̀rọ̀ nìkan náà ni o so kódà gbogbo gẹ́rẹ́lé fún náà sí ààlé lórí àmójọ tẹ́ bá fi pé pé ẹ̀yìn ẹ̀ múra sí ọ̀rọ̀ kìíní kìí ṣe pé kíyàn lówó káàbù àkàn kíyàn jí ó nígbìyànjú kó wà responsible náà ni má bá mi sọ o ma bí iṣẹ́ ń tó e, ètò ìgbésí ayé mi ó sì a máa fi ọmọ sí a máa fún mi náà sí àwọn oye ara ọ̀ oye so èyàn ní láti fẹ́yàwó èyàn ní bùkátà sí ìfẹ́ wallahi ó máa ran ìwà ìmọ̀lọ́wọ́ gan ó máa ran ìwà ìmọ̀lọ́wọ́ gan so ó máa ran ìwà ìmọ̀lọ́wọ́ tó ní yóò lè ọpọlọ yóò lè pé àwọn kẹkọrọ tó ní máa ronú ẹ̀mọ́ ẹni tó sí ẹ̀ iṣẹ́ rí tẹ́yàn bá wà ní ìyà ṣe rí ìkẹ́ tó wọ́n bẹ̀rẹ̀ pé tẹ́yàn bá wà ní ìyà èyí rí àgẹ́ bí ìyà ni wọ́nláì tẹ́yàn bá wà ní ìyà èyí rí à ṣe rí wà tẹ́yàn bá tó kò tán ló tó lẹ́nà àti kí ní ìyà ni o so bí láìfù ṣe máa rí kẹ́kẹ́ nìyẹn so bí láìfù ṣe máa rí nìyẹn pé tẹ́yàn bá wà ní ìyà yóò mọ̀ pé à yóò mọ̀ pé àwọn kíni bùkátà ní kíníkà kíníkà oye but wallahi tẹ́yàn bá tẹ́yàn bá ní ìkìláàsì níbi ìwòfẹ́ ìyàwó tẹ́yàn bá ní ojú ọ̀nà tó tọ́ tẹ́yàn bá sì fẹ́ èyàn dáadáa yóò ràn yàn lọ́wọ́ níbi ìwà ìmọ̀ gan ma ha kan òun ma ha ti ẹ̀bọ̀ tí yóò ma yóò ma pèsè oúnjẹ fún wọn tó ọ̀nà ni ó fi ràn lọ́wọ́ gan ní báàbù ṣáhọ́wà gan tí ṣáhọ́wà bá wọ tọ́rábùlì àìlìmì orí èpé lọ́pọ̀lọpọ̀ gbà lè mọ́ yí nǹkan ha so bọ̀ tára bá balẹ̀ ẹ̀ẹ́n èyàn gbé tíra yóò mọ̀ ha gbogbo ẹ̀lọ yóò mọ̀ flow so wọ́n ní so honestly in tó yẹ kí èyàn nígbìyànjú láti ṣe kí láti sapá rẹ̀ ni lókùnmà tó bá ṣe pé èyàn ti fẹ́ tí yàn bá fẹ́ kọjá lẹ́vù rẹ̀ tí yàn bá ti mọ̀ wọn ara yàn yóò bá ti fẹ́ kọjá lẹ́vù rẹ̀ so yóò ṣe ṣe náà so àìmọye òbí tó tán rí tí kí yàn wá mú ọmọ àwọn náà ní pé ah so tán bá sì ti rí àfáà dáadáa àfáà tó níkan sí so wọ́n ṣe kíni wọ́n fún ẹ̀rọ wọn so èèyàn ní kéèyàn jápá mọ́sẹ́ kéèyàn sì kéèyàn ní ìmọ̀ kéèyàn wá ìmọ̀ ẹ wo Sheikh àwọn wá ìmọ̀ tán fẹ́ fi darí ìyàwó tán fi darí family wọn oye àwọn wọ́n wá ìmọ̀ tán fi darí family kéèyàn wá dó ti eléyìn pé ẹ̀mí náà fẹ́ wá mọ̀ tí mo fi darí family ara ọ̀ oye so ìyẹn lè fẹ́ náà kí àtúnmà wá mà torí wọ́n sọ̀rọ̀ wọ́n sọ ń pa sheik náà sí a tẹ̀síwájú ẹ́rì pé lẹ́yìn bàtán tó fẹ́ wọn tún sheik ní àti wá fẹ́yàwó ìtẹ́lómi ma fi mọ̀ pé àti ó ti tán gbà ìmìnà tí wá fẹ́yàwó sí báyìí so tó kù náà ni dirasa so kó ma wá tẹ́kì àwọn èèyàn lókù bá ah, bó ní ìfẹ́yàwó sí jọ mọ́ ní òkò jọ wọn so torí láwùjọ wa ti fi ṣẹ́ríkì nìkan wà tá ma ń ṣe láwùjọ wa a ti fi stop sọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan pé ìbáyí ló kàwédé ibi tó bá ti kàwédé gbogbo tó bá fàyẹ̀ rẹ̀ ṣe ìwọlọ́mọ̀ ìbáyí ló ṣe dé tó fẹ́yàwó dé ìbáyí ló fẹ́yàwó dé ìbáyí ló bímọ dé a ti fa àwọn imaginary stop sá ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé wa tí ó yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀yẹ́ so tí ó yẹ kó rí bẹ́ẹ̀ so kí a tètè fẹ́yàwó ló dá ọ wallahi ó máa ràn yàn lọ́wọ́ gan nípa ìwá ìmọ̀ kódà nípa ìpáyà ọ̀rọ̀ ọba bà tí wọ́n bá ń kó mẹ́lẹ́ nípa ìjọsìn ọ̀rọ̀ ọba òun ma ṣe kíni yóò ma rán létí yóò ma encourage rẹ̀ ìbà tó tóun náà bá ń kó mẹ́lẹ́ nípa ìjọsìn ma ṣe kíni ìwọ́n ma rán létí ni ìwọ ni ó affected so nípa nípa ìníkẹsẹ pẹ̀lú ẹ̀sìn ni so ó ma ti jú pé ah ẹni yìí ní tó fi fẹ́ mi ni torí kìí ṣe owó kankan ló ní àbí kankan kìí ṣe owó kankan ló ní ó fẹ́ jíkẹ́ owó pé ah, ẹni yìí yóò jẹ́ kẹ́sìn ń dáa so at the end of the day ó padà lọ fẹ́sìn náà ni so bó ní ṣe wá lọ fẹ́sìn tán pàdé pé wá délé àbúbọ́ọ̀lù ni lórí fóònù àbọ́ anú dákùn lọ́kí lọ́kí ṣáì mo fẹ́ mo pọ̀ lẹ́ mo fẹ́ parí lígẹ̀ẹ́rẹ̀ oye oye ìgbẹ̀yìn ah no error ẹ mọ̀ bọ̀ wá sí visa so so ẹ má bínú ọlá pé àwọn obìnrin tó wà ń bẹ̀ so wọ́n ẹ̀ so wọ́n so kí wọ́n kí ẹ ma lígì ní fi ń sayé nú lé pé kí ni ara ọ̀ so ìmà ìmà tí ẹ má tún wá fẹ́ àwọ́tẹ́ yóò tún ma wá mẹ́ èyàn náà tún ma rí wọn náà lórí ìwá mẹ́ fáàmà yàn láti kọ́ ẹ̀kọ́ ìwà ìmọ̀ yẹn tán bá báyàn lórí ẹ̀ láti gbà táwọn ti dáyé ní táwọn dé bá náà ni pé dádí àwọn lọ lé kéwú mọ́mí àwọn náà lọ mọ́mí àwọn wọn kíláàsì dádí àwọn náà mọ̀ kọ́yàn kíláàsì àbí dádí àwọn wọn kíláàsì so in tí wọ́n in ẹ̀kọ́ ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ ní ẹ pé òkè ẹ̀sìn ẹ̀sìn láàmà kọ́ kìí ṣe ẹ̀kọ́ pé dádì gbàtí dádì ò ráyè kí níyẹn indirectly ẹ̀kọ́ kẹlẹ̀ yẹn kọ́ ọmọ yẹn ẹ̀kọ́ tí yẹn kọ́ ọmọ yẹn ni pé ìwọ náà jára mọ́ra ayé o ọ̀rọ̀ ayé mo fi ní fi ń rí ọyọ ayé yìí tó báyé o oye so ẹ̀kọ́ tí yẹn kọ́ ọmọ yẹn so àkíyàn múra gẹn so kíyàn múra gẹn kíyàn wá ìmọ̀ ìmọ̀ ló ṣe pàtàkì jù bákan náà kíyàn nìkan ṣe oye kíyàn nìkan ṣe tó bá ṣe tí ṣe in tó wà ń bẹ̀rẹ̀ pé tí yẹn bá ti ṣe kọjá ara yẹn wallahi gbogbo ìran èèyàn tó bá wà láyé lọ́lọ́wọ́ bá pèsè ìyàwó fún kódà um, ibi tá mú bó ti ń rí ìyàwó ibi <laughs> tá mú bó ti ń rí ìyàwó wallahi ó lè fọ́nì níbọ̀ reality wallahi reality <laughs> kò sí ìran èèyàn tó wà láyé kò sí ìran èèyàn <laughs> tó wà láyé tí ò ní rí ìyàwó tiẹ̀ so yí tó wà mẹ́ni tí yóò bá ti ṣe kọjá ara rẹ̀ ibi tí wá láwà ní pẹ́kẹ́ lọ <laughs> kó náà lọ sí kọjá ara rẹ̀ oye so alkafa'a èyàn wòye sí pé ah ok ìtàkò mi ká ní sí ní tó bá padà yá tákò bá padà fẹ̀ ayé ìwà náà space ìwà èyàn lè fílẹ̀ ẹ̀dì mẹ́rin oye so tó bá padà yá but in tí ó jẹ́ kíyàn lè fókọ́sì lọ in tí ò ní àfẹ́tọ̀ rẹ̀ sí yẹn kíyàn kọ́kọ́ dí yẹn so kíyàn kọ́kọ́ so kíyàn ní kan sí o so kíyàn wá ìmọ̀ bẹ́ẹ̀ sì ni kíyàn níṣẹ́ lápá so bákanáà káyé má gbìyàn lọ so bákanáà kíyàn má sì máa fi ìmọ̀ kíyàn wá máa fi ṣe excuse pé so eh, lè gbé pẹ̀lú mi báyìí mi ò ní kẹtìkẹtì fún ọ wọn kéèké ó ní ń ké wọn kéèké ó ní ń ké àjọ sọ pé ìmọ̀ fún ọlọ́wọ́ ọyẹ́ àánú àìníkànṣe ni so nígbàtí obìnrin tóun náà fẹ́ tẹ̀lé tọ́lọ́wọ́n bá ó fẹ́ tẹ̀lé tọ́lọ́wọ́n bá ó fẹ́ dúnlé kò fẹ́ ó ti ju gbájú sẹ́lẹ̀ fọ́lọ́wọ́n bá pé ókè òun fẹ́ lò ìgbésí ayé òun fọ́lọ́wọ́n ni ní bóòlè èyàn ṣe wá ní ràn lọ́wọ́ èyàn gbọ́dọ̀ ràn lọ́wọ́ náà pẹ̀lú pé ọkùnrin gbọ́dọ̀ nìkan sí dáadáa èyàn gbọ́dọ̀ ràn lọ́wọ́ lórí àti lórí àti lè tẹ̀lé tọ́lọ́wọ́n bá yẹn so láti lè dúnlé yẹn láti lè mójútó ọmọ yẹn láti lè kí wọ́n kéyàn lè ní pé ah, ìyàwó ni so èyàn gbọ́dọ̀ níkà ṣe kéyẹ kéyàn máa wá sí wá sí pé ẹ̀yìn ti ní ẹ̀yìn sísta ti nífẹ̀ẹ́ owó jù àbí nǹkan kìníkan ẹlòmílẹ̀ nífẹ̀ẹ́ owó tó but gbogbo ìyàn náà gbogbo obìnrin ló máa ń wáyìn tí ó tọ́jú ẹ̀nà ẹni tí ó lè tọ́jú òun tí ó lè kéta fún ìwá ni wá sí pé ṣe rí àwọn ọmọdé pọ̀ gan lórí àwọn social media gíga wallahi àwọn tí wọn ò mọ hakíkọ bí life ṣe ń wọ́kì so hakíkọ bí life ṣe ń wọ́kì pé they just, they just like money kíníkà kíníkà they just like kíníkà kíníkà they just like kíníkà yes ó wà tó tó ẹni tó nífẹ̀ẹ́ ayé náà nífẹ̀ẹ́ ayé but kò sẹ́ni tí obìnrin tí ó fẹ́ tẹ̀lé tọ́lọ́run bá tí ò ní fẹ́ díkẹ́ ní kó ṣe pé ó ní nǹkan sí gá ẹni tó lè tọ́jú òun níwọ̀n bá nǹkan tó ní bùkátà sí so ó ṣe jẹ́ nìyẹn wọ́n ni thumma iltahaqa bil jami'ati al islamiyya wọ́n ni bàbá ò sọ́ra wọn dàfà ó lẹ́yìn ìgbà tí wọ́n kò ní máàdì oye náà kí wádìí máàdì lẹ́lòmí máàdì lẹ́lòmí lọ tó sí láti máàdì ó branch dé àfáàní so wọ́n ní bàbá òkú máàdì kan di àfáàní sun maltahaqa bil jami'ati islamiyya wọ́n ní lẹ́yìn gbàtí bàbá kó máàdì wọ́n ní wọ́n tún ṣe kí ni wọ́n join 1388 wọ́n ní fi kulliyati shari'a wọ́n ní college of shari'a ní wọ́n ni wata kharraja minha wọ́n ni wọ́n tún jáde am 1392 so ọdún 1392 na jáde ń bẹ̀ ẹ̀rí nkẹ báyìí ẹwọ kíyàn lo ìgbésí ayéyàn láti fi wá ìmọ̀ lódodo so láti fi wá ìmọ̀ lódodo láti ná gbogbo nǹkan tó ní bùkátà sí bàbá ní audio tán fi ní autobiography ara wọn gangan ó wà lórí Mirathul Anbiya bàbá sàlàyé ń bẹ̀ pé nípa pé àwọn family àwọn family tó pọ̀ gẹni wọn wọ́n ní autobiography àwọn audio ní lórí Mirathul Anbiya so tí wọ́n sàlàyé so gbogbo yín ò dí wọn lọ́wọ́ ìwá ìmọ̀ oye wọ́n ní a fi kulliyati shari'a bil jami'ati al-islamiyya wọ́n ní wa takharraja minha wọ́n ní wọ́n jáde ń àmà 1392 hijiriya sọdún mélòó wọ́n lò ní jami'a yẹn wọ́n wọlé 1388 ọdún mẹ́rin wọ́n ní bi taqdir imtiyaz wọ́n ní excellence ni bàbá gbé jáde wa kana al-awwal ala dafa'atihi Allahu akbar wọ́n láwọn ni first ní sect wọn ní sect wọn so àwọn olùmọ̀súnnà àwọn olùmọ̀súnnà ló máa ń dájú ní gbogbo wà ní wọ́n máa ń dájú ní gbogbo àwọn levels àti ní gbogbo time yẹn tẹ́ bá ń wo gbogbo àwọn àwọn time àwọn wo so ẹ̀rì fáwọn olùmọ̀ náà so tẹbá wo àwọn táìmù tí wà yínà pé àwọn oló àwọn olùmọ̀ náà ni so àyàtọ́ wáyé pé politics lèyàn fi mọ olùmọ̀ lókù wọ́n níbi tẹ́ so bó tàlèyàn fẹ́ fi àìmọ̀kẹ́ àti yàn tàlèyàn fẹ́ fi jọ kíyàn dákọ̀ ẹnìkan ẹnìkan nínú àwọn àfáà nínú àwọn àfáà súnnà nínú olùmọ̀ súnnà tí ẹ fẹ́ fà èyàn ní rí àpẹẹrẹ kankan àpẹẹrẹ tí yóò rí nínú àwọn bídá ni táwọn máa ń gbé àwọn èèyàn dé lẹ́fù kò bá jẹ́ kankan kò bá jálá ìmọ̀kan paraku so wọ́n ni mashayikhuhu wọ́n láwọn àfá wọn wọ́n ni fi dárí hadith wọ́n ni asheik saif arrahman ibn ahmad wọ́n ni asheik ammar ibn abdullah ah, wọ́n ni fi mahdi ilmi wọ́n ni asheik abdullah ibn abdulaziz al-khudairi asheik auda ابن طلق الأحمدي من الشيخ داخيل الله ابن خليفة الخليطي الشيخ عبد الرحمن ابن عبد الله العجلان وني كان يدرسهم التفسير وني الشيخ عبد الرحمن العجلان سو ومن كوني تفسير وني الشيخ محمد بن عبد الله العجلان وني الشيخ حميد الحازمي وني وكوني نحو في الجامعة الإسلامية وني العلامة المحدث حماد شيخ حماد ابن محمد الأنصاري وني الشيخ العلامة المحدث وني لرافا وني عبد المحسن العباد وني أعماله وني àwọn ṣe wọn وني àbí àwọn ìgbìyànjú wọn àbí àwọn ṣe wọn náà ni وني كان إماما وني إمام ni wọ́n في مسجد السبت بالمدينة النبوية so wọ́n sì rọ̀ wípé sheikh obeid ma ń ka Qur'ani dáadáa gan so ma ń ka Qur'ani dáadáa wọ́n ni min aam 1387 hijiriya ila aam 1392 wọ́n ni mudarrison fi mutawassito wọ́n ni wọ́n jẹ́ mudarris ní a sí college lápẹ̀ mutawassito ni àbí inter college wọ́n ni college Umar ibn Abdul Aziz wọ́n ni bí Jadda wọ́n ni da'iyatun wọ́n lùlùpẹ̀pẹ̀ ní wọ́n ẹlẹ́kẹta fi markazi da'wati wal irshad ní center uh, da'wa counseling so ní Medina so ma'a musa'adati mudiri al-markaz pẹ̀lú pé wọ́n ran kílòkọ rẹ̀ director markaz lọ́wọ́ oh. <laughs> so wọ́n ma'a musa'adati mudiri al-markaz wọ́n ran mudiri al-markaz lọ́wọ́ fi huduri níbi nígbàtán bá wà around wọ́n ni yá bá ti anhu wọ́n sì máa represent wọn fi ẹ̀gìyà bí kì nígbàtán wọ́n bá sí lára ẹ̀wùn kẹ́ àwọn olùmọ́sínà àwọn pò àwọn pò lánlá tún dìmú níbi ìmọ̀ so wọn yí kàn sẹ́nìkan tí a lè rọ́ sẹ́yìn pé se manhu oye so mudarrisan fil jami'ati islamiyya wọ́n ni olùkọ́ ni wọ́n jẹ́ ní jami'a islamiyya wọ́n ni láti ọdún wọ́n 1407 hijiriya ila 1414 wọ́n ni wà khilali fa'a wọ́n ni wà khilala fatrati wujudi sheikh fil jami'a wọ́n ni nígbàtí sheikh tún wà ní jami'a tahassala ala shahadati al-majastir wọ́n ni wọ́n tún gba master wọn fi tafsir níbi ìmọ̀ tafsir so tí yẹn ó bá fókọ́sì lórí nǹkan kí yẹn bá dé ògóngó ni wọ́n ni thumma iltahaqa bi markazi khidmati al-mujtama' wọ́n ni wọ́n tún kójọ papọ̀ mọ́ markazi ma ṣe ẹwà àwọn experience ẹwà àwọn experience àwọn nǹkan tí ó bí fún yẹn so ìmá ṣe khidma àwùjọ so wọ́n ni àtàbíàtì lè jami'ati islamiyya wọ́n lè tó jẹ́ tó wà tàbí ma jami'a islamiyya wọ́n ni wa thamma qa'ada sheikh wọ́n ni bẹ̀ni sheikh ti ritaya fi am 1417 hijiriya ní ọdún 1417 wọ́n ni mu'allafatuhu wọ́n na lẹ́yìn gbà tó sheikh tó ritaya wọn ò rìtáyà pé rìtáyà lọ mọ́ ká newspaper ara o oye wọ́n tún rìtáyà lọ sí wípé kéèyàn sí kíni tí sí fi tẹ̀dìrís ìmá kọ́ àwọn èèyàn ìmá sí àwọn dàwọ̀rọ̀ àti ìmá travel lọ àwọn ìlú oye wọ́n ní li sheikhi iddatun mu'allafat wọ́n ní sheikhi ní àwọn oríṣiríṣi àwọn tírà wọ́n ní nadhkuru minha wọ́n ní ká dákọ̀ nù rẹ̀ wọ́n ní taysirul ilah bi sharhi adillati shuruti la ilaha illallah so wọ́n ní tírà ilé wọ́n ní tanbihu dhawil uqul as إلى فوائد إلى فوائد مستنبطة من سن من سنة من الستة الأصول العظيمة wọ́n ní ẹwà àwọn tíra ìpìlẹ̀ yìí ẹwà àwọn mọ̀rọ̀bí ni ẹ àwọn tíra ìpìlẹ̀ wọ́n láwọn ṣòro lórí ẹ̀ wọ́n ní wò pé ah, àwọn tíra ẹ̀yà bọ́ sí aqidatul hamawiyya oye so ara àwọn olùmọ̀wọ́ tún rí àwọn èèyàn pẹ̀lú àwọn tíra ìpìlẹ̀ wọ́n ní imdadul qari wani bi sharhi kitabi tafsiri min sahihi al-bukhari wani matbu' wani wati ta wani sharhu muntaqa ibn jarud so tira wa hanabila so al-muntaqa ibn jarud wani ithafu al-uqul bi sharhi ah, bi sharhi thalathati al-usul oy so wani wani sharhu usulu thalatha na ẹ ma wo ẹ ma compare kini sawujo wa ẹ ma pé sharhu tawon yan ni so tafsiri na afá níjòkó tefsir so kò fẹ́ ẹ̀sẹ́ni tí ò níjòkó tefsir ìjòkó sharh usul salasa kọ́ wọ́n ni imdadu sadiqul amani bi so wọ́n tún ṣe sharhu muqaddima ibn abi zaid muqaddima ibn abi zaid sì wà pa so kódà ó wà pa gan ju orin rẹ̀ lọ wọ́n ni tefsirul khalaf wọ́n ni ìjẹ́ kí àwọn tó wá lẹ́yìn gbọ́yé bí sharhi tuhaf min madhhabi salaf so nípa àwọn akílẹ̀kọ́lẹ̀ àwọn ẹ̀bùn tó wà nínú madhhabu salaf wọ́n ni tanwirul mubtadi wọ́n ni ìlà ìmọ́lẹ̀ fún olùbẹ̀rẹ̀ bí sharhi manzumati alqawaid alfiqhiyya ẹwọ̀n kawai wọ́n ni wọ́n tún ní tíra jinayatu tamayyu'a ala manhajis salafi wọ́n ni tíra at-tayyibul wọ́n ní fathul qudus fathul qudus salam bi sharhi nawaqidil islam fathul qudusi fathul qudusi fathul qudusi salam ha fathul qudusi salam bi sharhi nawaqidil islam wọ́n ní qat'ul lijaja wọ́n ní bi sharhi al-muqaddimati min sunan imam ibn majah wọ́n ní wọ́n tún ní sira kódà wọ́n tún ní tíra sharhu sahihi muslim oye sharhu mukhtasar sahihi muslim so wọ́n ní sharhu mukhtasar sahihi muslim tí wọ́n parí ẹ̀ oye tán tẹ̀ ní bóyá 40 kìníkà volumes àbí so wọ́n ní thanawul ulama ya alaihim wọ́n ní àwọn èyí àwọn àfáà fún wọn wọ́n ní qala shaykhul allama wọ́n ní àgbàfáà imamul jarhi wa ta'dil wọ́n ní rabi' al-madkhali wọ́n ní ash-shaykh min afadilil ulama inú àwọn àgbàfà làwọn Sheikh Ubaydi wa as-salafiyyin tán jẹ́ salafi al-ma'rufun àwọn tí wọ́n mọ̀ bil wara' pẹ̀lú ìlásàjẹ́ oyin so ní jẹkújẹ oye àti ìkóradó wa zuhd àti ìráyésá wal qawli bil haqq kò sí kò sí ẹni ẹ kò sí ẹni tó bá fẹ́ mọ̀ pẹ̀pẹ̀ sí súnnà wallahi èyàn ní bùkátà sí wárọ̀ àti zuhd so wà ílá èyàn bá ayé lọ èyàn bá ayé lọ àbí kíyàn máa fi ẹ̀sìn yẹn kíyàn fi wá ayé ẹwà wọn dàkátí àwọn paráfísà gbogbo wọn tán pèrà wọn ká ṣe o báwọn yẹn ṣe wá ìmọ̀ nítorí ìfi wá ayé tí wọ́n fi ìmọ̀ wọn tán fi ń wá ayé so yẹn ní bùkátà sí zohud ní pé káwọn èèyàn lówó àwọn ẹwọ́n lówó kíni so àwọn èèyàn rà nǹkan wọ́n rà nǹkan kíni sí èèyàn ló mátà ní sí tọ́mọ̀ ọbó fi wọ̀n so ìyẹn kọ́ ni kíyàn ní zuri kíyàn tún wá máa bá wọn tó bá ní irú nǹkan báyìí sí oye wọ́n ni qala sheikh al-allamatu abdurrahman ibn abdurrahman muhyiddin lágbà báyìí ti lọ pẹ̀lú àwọn musafikọ́ wọ́n ni ubaydun al-jabiri min zumala'ina wọ́n nínú àwọn akẹgbẹ́ wa ni na'rifuhu amma wọ́n ni talibu ilmi ma sha Allah wọ́n ni olùwámẹ̀ ni wọ́n wọ́n ni min ulama il-umma nínú àwọn àfá al'umma ni wọ́n wọ́n ni zakaro al'allamatu zaid ibn al-madkhali a ba'adar ulama minhum sheikh ubaid faqala wọ́n ni sheikh zaid dákọ̀ àwọn olùmọ̀ wọ́n dákọ̀ sheikh ubaid na sára wọn wọ́n ni fahawulahi ahlus sunna wọ́n na wani oni sunna ni wọ́n wa ahlu da'wati ila sunna àwọn olùpẹ̀pẹ̀ sí sunna ni wọ́n sheikh ubaid wo pé ah èmi tí mo wá láti ìdílé tó pọ̀ ah èmi náà gbọ́dọ̀ èmi náà gbọ́dọ̀ wọ́n kó tèmi jami'a islamiyya o saudi tèmi náà lọ yí àà ìyànà mi ó kó nù sẹ látorí mi oye sọ pé a pé musáádà gbọ́dọ̀ ma wọlé tèmi náà bá ti ń dé so àwọn mọ̀ṣàríà oye so àwọn ṣẹ́ agbọ́dọ̀ ma gba àwọn kọ́ntrátì tèmi náà bá so ìpáyà ọlọ́wọ́ wa kódà àwọn àfáàsún náà wọ́n ma àwọn èèyàn máa ń rò kan lówó nǹkan ìtẹ́lò mí náà ma ń rò náà nù pé àwọn sọ áfíkọ̀ yìí <laughs> oye so èyàn ma ní zuhud èyàn ma ráhísá èyàn ma ní wárọ̀ oye so ìyẹn gangan náà wà lówó ìntànàbì náà sọ nìyẹn laysa al-ghina an kathrati al-'arad walakin al-ghina ghina an-nafs wani qala shaykh al ahmad an-najmi wani ba'da dhikrihi wa dhakara ghayruhu wani ulama wani lẹ́yìn bá wọ́n dákọ wọn dákọ̀ àwọn ẹlòmí náà wọ́n ni ulama àwọn olùmọ̀ní yudarrisuna fil jami'ati al-islamiyya tán kọ́ àwọn èèyàn ní jami'a islamiyya min muddatin tawila láti ìgbà tó ti pẹ́ wa qala haula'il mashayikh àwọn àgbàfà ni mashayikh wa ahli sunna àwọn àgbàfà wọn sunna ni wọn yajibu al-akhdh bi aqwalihim ó padà dákẹ́ kò ní jẹ́ <laughs> so ní pé kí àmọ́ra àwọn àfà kò ní jẹ́ taklid wọ́n ní yajibu a kò ní jẹ́ taklid lọ́dọ̀ àwọn onífẹ́ẹnú tí wọ́n fẹ́ fẹ́ǹkan sí àwùjọ tán sì fẹ́ fẹ́ǹkan sí ọkà àwọn èèyàn òní taklid torí pé àwọn olùmọ̀ yatakallamuna bil adilla wọ́n sọ̀rọ̀ pẹ̀lú kíni pẹ̀lú ẹ̀rí ni àwọn olùmọ̀ ahlu sunna wọ́n yí sọ̀rọ̀ pẹ̀lú fẹ́ẹnú wọ́n máa ń so àti lórí òdodo àti pẹ̀lú òdodo na ma fi ń sọ̀rọ̀ so bó ni ó se wá sọ̀rọ̀ báyìí tí wà ní mú ọ̀rọ̀ wọn tí wọ́n se ma wò pé agbọ́dọ̀ yínrín agbọ́dọ̀ kọ́kọ́ tẹ́sì so ó sì ń pè àwọn èèyàn sí agbọ́dọ̀ mọ́ nǹkan tán bá sọ wò so àwọn tí ó dákẹ̀mọ̀ kan máa ń yẹni rẹ̀ so in tẹ́yẹ̀ ń pẹ àwọn èèyàn sí e, àkíkọ̀ ní pé wọ́n fẹ́ kó àwọn èèyàn kó lẹ́yìn àwọn afáàni wọ́n fẹ́ kó àwọn èèyàn sẹ́yìn ara wọn àti sẹ́yìn àwọn dọ̀là láti tán ti gbé kalẹ̀ kò wá sọ́nà tá fi lè sí ṣe bẹ́ẹ̀ àti pé ká máa ṣe tashkik ah nígbà tí èèyàn bá ti ń sọ fún yẹn pé táwọn olùmọ̀ bá sọ̀rọ̀ agbọ́dọ̀ kọ́kọ́ yí ni pé ọ̀rọ̀ wọn ok ni pé ọ̀rọ̀ èyàn kà máa èyàn kọ̀kọ́ máa gbé yẹ̀wò asùlù kọ́ nìyẹn náà asùlù ní pé àwọn ulama fi ń sọ̀rọ̀ náà fi ń sọ̀rọ̀ sáwọn so tó máa sàṣìṣe kò sí àwọn olùmọ̀ ni ó sàlàyé rẹ̀ so ní lọ́lá lọ́lá lọ́lá títí kan wá sàṣìṣe kó wá lè pé ìwọ ni ó rí pé ìwọ ni wọ́n rí so kìí ìpìlẹ̀ ni pé wọ́n wá sọ̀rọ̀ yóò ṣe wá yìnyìn rẹ̀ wára ìpìlẹ̀ ni pé wọ́n sọ̀rọ̀ yóò ṣe kíni èyí ó gbà ní torí pé wọ́n sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ni báwọn olùmọ́súnnà ma ń rí bọ́n so ìmá so ìtànfẹ́ fẹ́ fáwọn èèyàn ni ẹ so iyyakum wa iyyahum ẹ ṣọ́ra fún wọn so hadha wallahu alam kò ní sáyé fún bẹ̀rẹ̀ inṣáàlá wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadi wa ala alihi wa sahbihi ajma'in subhanaka wa hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu assalamu alaikum